ń ṣe yìí ó ṣe ní ọdún ayọ̀. ọdún ìdùnnú. ìdùnnú méjì ní bẹ́ẹ̀ tó ń sọdún. ìdùnnú àkọ́kọ́ onígbàtà bá parí ìjọsìn kan. táwa ń sọdún rẹ̀. a parí àwẹ̀. a sọdún àwẹ̀. àwọn mùsùlùmí parí sí àjì.

eléyìí là ń dúpẹ́ fún ọ̀pọ̀ ní fọ́lọ́ ọba lórí ìgbàgbọ́ tó ṣe fún wa ọ̀pọ̀ ní fọ́lọ́ ọba lórí Islam tó fún wa ọ̀pọ̀ ní fọ́lọ́ ọba lórí àdúgbàn tó fún wa ọ̀pọ̀ ní fọ́lọ́ ọba lórí ìṣẹ̀mí tó ṣe fún wa ọ̀pọ̀ ní fọ́lọ́ ọba lórí oró owó orí ọmọ. Um, orí àlá abẹ́ orí ààbò. Àwọn ajẹ́ ìgbọ́dọ̀ bá tá à ń sọ yìí. Ẹyọ kan náà ni olórogún ọlọ́ba kan uh, uh, uh, ìjẹ́rìí yìí làbí wà nù rẹ̀ ìjẹ́rìí yìí lásán láti dáàbò bò wá kó náà burú rẹ̀ à ń fi a ń fi ìjẹ́rìí àfin pamọ́ lọ́jọ́ gbé dàlìkẹ́ àmọ́. as well keep this witness to the day of resurrection. lọ́jọ́ tí owó ní fa àní tọ́mọ ní sàǹfà yìí. the money and children will not be of use. àfẹ́ ń bá gbọ́dọ̀ bá gbọ́ nìkan. and those who believe in God. bọ́lá bọ́lá bàbá ẹ̀dọ́ kan mímọ́. ajẹ́lẹ́gbẹ́ àdìbò Muhammad. ẹrú ọlọ́ba ní ṣe. ojúṣe rẹ̀ ni. aṣíwájú wa ni. àdìgbọ́sẹ̀ rẹ̀ ni ẹ̀rí olólùfẹ́ ọlọ́ni. It is a beloved of God. Ẹni ìfọkàntán ọlọ́ni lórí iṣẹ́ tọ́lọ́ fìràn. It is somebody who is so honest and has taken of God and has. Ànábì prophet of mercy. Ànábì ọ̀nàmọ̀. prophet of guidance. Ànábì ọlọ́rẹ. prophet of generosity. Ọlọ́ba gbèdéde. Alágbèsè. Pẹ̀lú ọ̀nàmọ̀. With guidance. Kí ṣe àti ẹsẹ̀ òdodo. Àti ẹsẹ̀ òdodo. And the religion of truth ọlọ́ọ̀bá àríkọ́lá bá ní ṣìkẹ́ ìgẹ̀rẹ̀ fún gbogbo àwọn anábìnrin kan jí sọ́rọ̀ síwájú bá ní ṣìkẹ́ ìgẹ̀ fún wọn gbogbo àwọn sàábì rẹ̀ bá ṣe fún wọn gbogbo àwọn ìyàwó rẹ̀ bá ṣe fún wọn bákan náà gbogbo àwọn mùsùlùmí bá ṣe fún wọn yíkí kẹ́gẹ̀ lórí àwa náà pray Mùsùlùmí, ṣe ń mi. Ọ̀rọ̀ kan bẹ tọ́lọ́wọ́ bá fi ṣòfin fún àjẹsíwájú wa. There is a particular statement that Bàbá used to instruct those that came before us. Iná ló fi ṣòfin wa náà. And the same statement he used to instruct us. Gbogbo ògbà lábí máa ń para rẹ̀. Because of time, the people uh, uh, Gbogbo ìgbà máa ń para rẹ̀ kí ló fi náà ó náà nípa ayọ̀ ọlọ́run. ọlọ́ba sọ ló sọ́ àtò nìsà. ayọ̀ one thirty. oníwàlọ́kọ̀tù wọn sọ́nà lẹ́bí iná owó tó lè fi dáàmú ìkọ̀pìlìkọ̀ ọlọ́lá àti sẹ́lẹ̀ fi wọ́n á já síwájú dábújá àṣáájú gẹ́gẹ́ bí Yahudi àti Nasara tó gbọ́n ní bàtà pẹ̀lú ọtí sọ́mà ọlọ́lá àti sẹ́lẹ̀ fi fún wọn. Allah said He has instructed those that came before you, those who have given food before you. Wọ́n yìí yá àgbàdo yín náà. And you too. Kí ló fi náà? What is that instruction? Anitakunla Anitakunla oníkàgbàjọ. That is the way we care for our family. Òfin ọ̀nà nìyẹn. It is Allah's instruction. Lórí gbogbo nǹkan. everything. Láàárín àwa àtìyàwó wa. Between us and our wives.

àwọn ohun tẹ́tọ́ lọ́ba pa wá láti ká máa ṣe. ó náà ní pé mùtẹ́lá wa mẹ́rin la ẹ̀ ká máa tẹ̀lé àṣẹ lọ. ọlọ́run ní ká gbàgbọ́ ká gbàgbọ́. ó ní akínú ká kínú. ó ní agbá ẹ̀ ká gbá wẹ̀. ó ní asọdún ká sọdún. ká bá sọdún léyà. ó ní agbọ̀nà ká gbọ̀nà. àwọn obìnrin kí wọ́n múra dáadáa gálòjá set given to the planet lòdòdó, kájọ́ lòótọ́. We should be truthful. Kájọ́ láàánú. should be merciful. Kájọ́ déédé. We should be adults. Kájọ́ gbogbo kí n máa ṣe. We should be whatever we do. The second part. Lẹ́nu kùnìmọ̀ ni ìyá. Kájìnà sí tọ́nà bọ̀ fẹ́. That we should move away from all that Balakala has forbidden. Ìsìlámù àti Nàwáhí, kájìnà gbogbo tọ́nà bá ní wọ̀n fẹ́. Distance ourselves from Ọ̀fẹ́ ọtí. Kò fẹ́ bọ́. Kò fẹ́ kèfèrí. Kò um, fẹ́ olè. Kò uh, fẹ́ ká máa pààyàn. Kò fẹ́ ká gbowó ìlówó ẹ̀yìn. Kò fẹ́ gbájú ẹ̀. Yàwú yàwú tó gbòde lórí kéṣà rẹ̀. Kò fẹ́ kò fẹ́ ìhòòhò. Mo fẹ́ rí tìjú. Eléyìí ó náà ní jẹ́ àṣẹ Ọlọ́run. Kò síbi dájú bẹ́ẹ̀ ṣe tí ò wọlé. Tó bá bẹ́ẹ̀ bí sẹ́ẹ̀ rẹ̀. Tó kọ ẹ kóbìnrin. Inú ọ́fíìsì rẹ̀. Lẹ́nìkan ò rí ẹjọ́ lọ́nà. Ìbá Ọlọ́run ò ní fi súnmọ́. Wọ́n gbé owó bright. Ìbára ló jẹ́ kọ̀ gbà. Ilé iná pẹ̀lú Bayọ̀ Ọlọ́run. Ọjọ́ ọ̀nà yẹn fún wa. Ọdún kí ẹgbẹ́ ọdún bá wa láyé ó ti tán and that that's all. Àwọ̀sọ̀ tuntun ó ti tán. They have put on two dresses and that's all. No. Ìdí ìdí ọdún. What is what celebration and festival is? Olè tó pààyọ̀ náà bá lóko ní ṣe. Somebody that fears the Lord God won't find God. Ó wá jèrè pẹ̀lú àlìjẹ́ náà. And is able to fulfill my blessing and. Àlìjẹ́ náà tó yẹ pé oore rẹ̀ kì í tán. The agenda that is bounties never ends. Tó sì yege kó nínú náà. And somebody that is from hell by God. Iná jẹ́ ẹ̀gbọ́n náà jẹjẹrẹ lé tó sì jinlẹ̀ gángan oúnjẹ ẹbẹ̀ ó kúrò jù wọ lọ. ìwọ ló wẹ̀jẹ̀ àwọn ọmọ náà ní omi ibẹ̀. Àlìjẹ́nà náà là ń fẹ́ ọlọ́mọdé àbẹ́wò àlìjẹ́nà. Àbẹ́nu ọlọ́mọdé àwọn náà. Ẹ̀yọ́ ọmọ ya mi à ń sọdún lé ní òun náà lọ́dún léyà ọjọ́ tó ga jù lọ́dọ̀ ọlọ́run bá ní. Adé Muhammad ó ní iná àánú àyàmì ìdá Allahi ta'ala ó ní ọjọ́ tó gbìn lọ́dọ̀ ọlọ́run. Yọ́mù náà ọjọ́ òní. Wọ́n yóò mọ kọ́rì àtọ́jọ́ ọ̀la. Kí lọ́jọ́ rí bẹ́ẹ̀? Torí pé sẹ́pọ̀ lé ní. Iṣẹ́ iṣẹ́ pọ̀ lẹ́yìn lọ́jọ́ òní. Wọ́n ní àwọn aláàjì. Àtàtà wà lé. Ní lẹ́nìí. Táwọn Mùsùlùmí ti dé mi náà. Wọ́n sọ̀kò. Iṣẹ́ òní ni. Lẹ́yìn náà wọ́n pẹran. Iṣẹ́ òní ni lẹ́yìn náà wọ́n farun iṣẹ́ òní ni lẹ́yìn náà wọ́n ìdàwọ́ àbúlé ìfọ́dà. tọ́jú orúkọ ní wọ́n nínú ájì. iṣẹ́ òní ni àwa náà rèé ìrora kí lọ́wọ́ yìí yóò tó ṣe lé tó yìí. àtúndé bí àwọn kan ò lè lọ yídìí lé ní. Some people don't even to go today. Ìjọ lẹ́yìn bíi mẹ́ta sí mẹ́rin láti pèmí lẹ́nìí. Àwọn kan ní kò fẹ́ fún àtúntò àwọn. Sáwọn òde lè jáde rárá. Àwọn òde kó nu ilé àwọn. Àwọn òde lọ mọ́tàjì àdúgbò. Kí ni káwọn ṣe? Wọ́n lè kí ìdí wọn lé. Àti sọ fún wa ní àsìkò kòrónà COVID-19. We have told us about the time of our coronavirus. Tí a bá nídìí àti sàlàyé fún alẹ́ lórí. bẹ́ẹ̀ bá a máa sì kí wọn alẹ́ pẹ́rán. alẹ́ Muhammad nínú àdìsí barabun hansi. ó ní àbọ̀dá bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ lẹ́nìí. ànusọ̀lì ẹni ká kírun. ká bá kírun tán ká padà lé ká lọ rí gbẹran ẹni bá ṣe léyìí kò náà ló dédé súnà ní Muhammad ẹ má gbẹran láì kírun ọkàn gbẹran bára lé ẹni o kò sínú ẹsìn wọ́n yìí tó máa dálé pé irun yìí lẹ́yìn tó lè tún lọ́dọ̀ àwọn afẹ́sì inda jumhurul ulama ona ni sunna tumu akada sunna ta ka pama ni ni sọ̀rọ̀ yan àyàtọ̀ àbọ̀ ànífà àtàwọn kan nípìnlẹ̀ ọ̀rọ̀ yan bá ọ̀pọ̀lọpọ̀ àwọn afáfà tó súnà ni orí díẹ̀ àwọn tá a bá lè tá a bá lè kí ìdì ní ìdí láàlè kí lọ́dá lásìlè kí ló lé wa.

a ní àwọn ọ̀rọ̀ kẹta fẹ́ bá wa sọ. àkọ́kọ́ náà ọ̀rọ̀ ó lọ sọ́dọ̀ àwa tá à ń sọdún yìí. Èmi àtẹ̀yìn àdúgbò jẹ́ ń sọdún lórí ilẹ̀ ayé. Ọ̀dọ́dọ̀ àwa Mùsùlùmí. Ó yàtọ̀ sọdún lọ́dọ̀ àwọn míì tí wọ́n ṣe Mùsùlùmí. Ọdún tiwa ọdún ìjọsìn ni. Ọdún tiwa. Our Ọdún tó yà á máa reflect á a moment of reflection for us. Tá a máa kẹ́kọ̀ọ́ nú ẹ ni. It's time we learn the law jíjẹ mímu nìkan. Gbèsè dunu nìkan. Àkọ́kọ́ lọ́jọ́ òní. Ìlọ́dọ̀ àwọn Mùsùlùmí. Abala méjì ló kó sí. Abala àkọ́kọ́. Wọ́n gbé ní Jihad Bùdí ní Wàrú ìyá gbégbé ìdàgbàsókè ẹ̀mí nígbà tá à ń bọ́ àṣìbí à ń ṣe tẹ̀kìbìrà nígbà adé bí à ń tẹ̀kìbìrà àtúnkírun bàbá tó parí àtúntẹ̀kìbìrà ló ti bẹ̀rẹ̀ látòní ìdáhùn ṣe bọ̀ tẹ́lẹ̀ wọ́n ń pè ní àtẹ̀kìbìrà tó mọ̀tìláka tí ò ní dá lè ṣe nígbà dá lè ṣe bá wa náà ro bá wa ń jókòó bí a rìn lọ bá ń ṣiṣẹ́ a lè ṣe wọn láti sin lọ odidi ìbúrádùn ọkọ̀ yádà àti gbèdè lẹ́yìn ìrun ọ̀ràn yẹn tábàtì sálámà náà tábàtì asìkàfọ́lá mẹ́ta. After saying istighfar three times. That's salamat salam. That we say what our sheikh has said. That's ayatul kursi. And we say what he has just said. Alibẹ̀rẹ̀ tẹ̀kìfìrà. Tábàjẹ́ wá sí gbogbo ẹ̀. But you can let me do anything. Agbọ́n ṣe istighfar mẹ́ta ká tó bẹ̀rẹ̀. If you can let me do all those words, for say istighfar before we begin our tẹ̀kìfìrà. Kí kankan ṣe salamu aleykum wa rahmatulah. Salamu aleykum wa Allah akbar Allah akbar akọ̀ṣe istighfar. It is not just after Salat that we begin it. The least we can say is the three times before we begin it. Abala kan náà dùn wá ni ẹ. That's part of our celebration. Náà abala mi. Abala part of it. Tó tó kún ìdàgbàsókè mi. That contributes to our special prayer. Agbẹ̀rán. Ọlọ́run bá sọ̀rọ̀ bíga wáyà kí ló bá náà bá kó ti fẹ́ràn. Ẹsẹ̀ pray for Allah and God and Alọ̀gbọ̀nà ní ìsìn. We are from the going to slaughter. Wọ́n àtàbàdàgbàdà. Ọ̀dọ́ bàbá who are ọlọ́lọ́wọ́ ò jẹ ẹran wa o. Òun ọ̀mẹ̀jẹ̀ rẹ o. Ìbẹ̀rù ọlọ́run tá a fi pa. Inú kan sọ tá a ti sọ náà bá. Inú kan sọ tá a ti sọ náà bá. Suratul Hajj thirty seven bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Suratul Hajj thirty seven lẹ́yìn náà ọdún àwọn mùsùlùmí. o abala kejì. wọ́n kò jẹ́ níbi ìsáni wàlìsùmáyé agbègbè àwùjọ. agbègbè ìjọmọ nìyàn. o náà ní dáadáa sáwọn èèyàn. nínú ti ìtùnú. kàkátó lè pétérè. àbàwọn aláìní ìdùnnú akárí nínú tẹ́lẹ̀ yìí lọ́dún léyà àpọ̀ wọn ẹlẹ́mìlẹ́ran wọ́n tàbá pẹran wọ́n tàbá pẹran wa kọ́dà símẹ́ta ìdá kan fáwọn aráalé wa ìdá kan sara fún atálákà ìdá kan ká fún yẹlẹ́kùn ẹ̀fún yẹn ṣe tálákà àwọn èèyàn dáadáa èmi lè mọ́ rẹ̀ mi lẹ́ran ọ̀rẹ́ mi lè bù mí lẹ́ran kò tó burú ń bẹ̀. àwọn àbá kan sọ pé kódà táwọn gbogbo ẹ̀sìn sàrà ọ̀dà láyé náà kéésì pé nàkà là á máa pa. tọ́lọ́ ma ti bọ̀ alá sí ni. yóò lè pa méjì yóò lè pa mẹ́ta. ó lè pa ó lè kókún. ọ̀kan náà bàbá wọn ti wọ̀n sí láyé máa lé ní gbogbo àti bàbá ẹ̀ sọdún. ọgọ́rùn-ún mọ́lú ni wọ́n máa ń pa. a ní kí ló dé. wọ́n náà gbẹ́lẹ́nu àbá wọn. nígbà náà fi ṣiṣẹ́ ájì ọpọlọ rà pín. kò sí ràpò mi lu wa. ẹ̀ka tó tóbi jù lọ́dọ̀ wa ni màálù. àwọn agbábá wọn aráàlú. Do that for everybody. Ẹ̀yin tẹ́ tó lọ. So those of us that are rich. Àpẹẹrẹ fún àwọn èèyàn. Those of us that are very less not that much. Lọ́jọ́ ọjọ́ ẹran pípa ni. Today is the day of slaughtering animals. Lọ́la ọjọ́ ẹran pípa ni lọ́tún la ọjọ́ ọdún pípa ní níjọ́ mẹ́rin ọjọ́ ọdún pípa ní nígbà yàrá mú tẹ̀sùrì. torí gẹ́ ẹ̀yin ẹ̀jọba tá ń sọdún. èyí tẹ̀sẹ̀ ní ọdún. tọ́lọ̀ la máa ṣe. ọdún bí káfórí jìnnà wa. Celebration brings about forgiving one another. Odun ká túnra wa ṣe ká túnra ṣe fẹ́ bí nínú mọ́tálásí láwùjọ wa lẹ́yìn náà umma islam uh, uh, agbọ́dọ̀ déédéé ìdúró déédéé bẹ́ẹ̀ lẹ́nu kọ̀ọ̀kan ó dórí ẹbí ó dá àwùjọ àwùjọ òye dáná àwùjọ náà máa dá wá bẹ̀rẹ̀ lórí individual reformation. we will start from individual reformation. ìṣàtúnṣe nìkọ̀ọ̀kan wa. we will reform ourselves. kó tó wá kan lé. before we reform the family. kó tó ka àwùjọ. àwùjọ tí ọ̀dà yìí. this society. because of it. ilé ni ọ̀dà. ilé kí ni òjèlé ọ̀dà. ẹni ọkọ àjàwó ni ọ̀dà. because lè bímọ rè. they cannot give birth to children tábà fẹ́ bímọ rí. àtúnra wa ṣe. àlọ́kọ rí. àníyàwó rí. láti bímọ rí. láti láwùjọ rere. ojúṣe kò wá lápapọ̀. lẹ́yìn náà àwa mùsùlùmí nàìjíríà. àwọn náà lè bí ìlú wa ṣe rí. we know how our society is. Anigbadogbọdọ ẹka kó mẹ. We know that we have lots of duties and responsibilities. Olùṣèlè lọ́rọ̀ bá pè wá. Good doers, what does Allah in the name of Allah give it to us? Náà Mùsùlùmí, alátúnṣe ni wá. We will reform society. Wọ̀lá ṣe Mùsùlùmí, àìsàn ẹ̀dínbà kan jẹ́. Ẹ̀dínbà kan jẹ́. We don't destroy things. Alùpùpù xeyìrì alùpàlà. We are good of good. Kùlà wá wà. Where are we today? Gbogbo ìbàjẹ́ tí ń bẹ́ All these people decide today. Àwọn náà ṣe ń bẹ. We are part of those committee. Lẹ́bàá social media. We will go to social media. Wọ́n ń borí èyí lọ́wọ́ ọmọ Mùsùlùmí. They find people's head of Muslim children. Wọ́n ń bá ọmọ Mùsùlùmí yahoo yahoo. Why do people not people doing yahoo yahoo? Ìyá bàbá tó wà ẹ̀kọ́ ìjọba lẹ́rù yahoo yahoo. Fathers and mothers and God their children to engage in this. Lẹ́yìn náà, ìbò ń bọ̀ two thousand twenty three. As well, Àwọn Mùsùlùmí Nàìjíríà. Nàìjíríà Mùsùlùmí. Àmúra tó o. We are not ready enough. Tẹ́ bá mọ tí ń lọ lọ́dọ̀ àwọn Kristẹ̀. If you know what is going on I amid the Christians. Sow your PVC ni because you enter the church. You must sow your PVC before you enter their church. Wọ́n bẹ́ẹ̀ náà Mùsùlùmí. Among the Muslims. Kódà bẹ́ẹ̀ lu imam. The people among the imam. Jẹ́ ò ní PVC. That do not have their brothers there tó fi dìbò. ètò afẹ́ni fi onídìbò. ẹ tí ò ní tó fi dìbò kọ lẹ́nu ọ̀rọ̀. ìjábá yànfẹ́ náà ni. ìfọ́nà bá ti rí ju yù. o sì lóni wọn ò pín dáa. sẹ́ẹ̀kì ìdáná ti àbíjẹ́ kò ní ju orí ìdí agbọ́dọ̀ gbà á. àwọn tá a bá rí pé jáde sọnù ká lọ tẹ́tí gbà á. àwọn tá nílé ká lọ confam ṣé wọ́n authentic. if we have a àsìkò ẹ̀ láwa yìí ló bá gbọ́dọ̀ dìbò. ọ̀ràn àyè ni ká dìbò. a dìbò state. a dìbò federal. a yàn ẹ̀ sí house of assembly. a yàn gómìnà. a yàn sí house of the rep. a yàn sí house of senate. a yàn ààrẹ who is going to be our president. ọ̀rọ̀ yẹn ni àtúntà wa wà yìí ìpè níjà nípa mùsùlùmí. the challenge. ẹgbẹ́ méjèèjì tó lè wọlé ní nàìjíríà yìí. two parties that can win this election. mùsùlùmí méjèèjì. are led by muslims. àràwùlà fẹ́ dá. so what are we going to do. ọ̀dọ́wọ́ wa o. it's not left to us ọ̀rọ̀ tó gba kájókòó ni. Kàrònú. Torí àwọn àwọn Christian. Because the Christian. Wọ́n ní kódà ká àwọn waste ìbò àwọn abẹ́fọ́. Ṣé kí wọ́n ti wá waste àpò? Àwọn ò ní dìbò fún Mùsùlùmí. Instead they will not go for Muslims. Àwa náà gbogbo bèbèrè àwọn ò ní dìbò fún. As a result of this, we will not go for any camp. Ìbọn two thousand and three. general election àwọn mùsùlùmí àtàwọn christian. the muslims and the christians. wọ́n fẹ́ dá agbára wò. they want to they, they, they want to test their powers. alọ́pọ̀ jù. who is most in Nigeria. ta ni ikú ẹ̀tẹ́wọ̀n jù. who has the the highest and the the, the winning goal. ẹ jẹ́ àdára o. challenge for us. lórí ìdílé àwọn kájá ń pariwo ká ẹ má dìbò ẹ má gbọ́rọ̀ wọn. please don't listen to those telling us that we should not go. don't listen to them. ẹ má gbọ́rọ̀ rárá rárá. don't listen to them bóyá ìránṣẹ́ kan ni wọ́n jẹ́. bàrà they are one of their students. tàbí kí ọ̀rọ̀ mọ̀ yé wọn. or they are yet to understand what Islam is all about. tàbí kí a má rí rí ayé. or because they are not involved. ẹ ẹ lè rí èèyàn gidi kan lórí ilẹ̀ ayé. you cannot see any right thinking person. tí ọmọ lórúkọ sáà yóò Nàìjíríà yìí. you be living the life of the kind of life we live in Nigeria today. ìṣòro Saudi Arabia o ìṣòro Saudi Arabia o is not about ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìí democracy. In Saudi Arabia is monarchy system. Àwọn àwọn àbáàdì ò lè mọ ti lọ ń bí. Their scholars are not so well known here. Ṣé ọmọ ṣe fatiwa yóò wrong? If they do any part, they are going to be wrong about what. Àwọn àbáàdì wa bí náà ṣe fatiwa fún wa. Our scholars dey are more capable to do fatiwa for us in Nigeria. Àwọn àbá Malaysia náà ṣe fatiwa gbò. Now, scholars from Malaysia also have take fatiwa. Àwọn àbá Indonesia náà ṣe fatiwa gbò. Ah, Indonesia scholars of Indonesia also get fatwa. Àwọn àbá Egypt lọ́dọ̀ ṣe fatwa ààbò. Yes, scholars of Egypt have have given fatwa on Naira. Àwọn àbá Sudan náà ṣe fatwa ààbò. Sudan. Now, the scholars of uh, Sudan have also given fatwa on Naira. Uh, Àwọn àbá Nàìjíríà ti bá ti wá àbò Nàìjíríà. all of Gbogbo àwọn àbá àti ẹ̀yẹ́dún Nàìjíríà yìí. All meaningful scholars in Nigeria. Gbogbo ẹni tó bá dìbò. They all said that way to go. Bẹ́ẹ̀ lè rá àbá àkàkọ́ yẹn dúpọ̀ ní ẹ̀mọ́ dìbò. I no see a meaningful scholar tell you that you no go. Ẹ̀gbọ́n ẹ̀ bá ní ẹ̀mọ́ dìbò yòówó ṣe rí. Go and go and look at whether he tell you not to kọ́ tẹ̀wọ̀n kankan. You will see that he has no weight bá ń kójọ ni. ọ̀pọ̀lọpọ̀ wa lè mú ní ọmọ dìbò tí àwọn táàkàmọ wa dìbò tí àwọn olóṣù bá wọlé ẹ mọ rí ẹ wọn. Now, they will not tell you. Some of them will tell you not to vote, but after voting, after their àwọn ọ̀nà òbí ló fi lẹ́nu tẹ́lẹ̀. Wọ́n ní general benefit náà wá lọ. Ìjọba ìjọba àti kí n fọ general benefit. Ah, ah. Bí àbájúmọ̀ síbẹ̀. If they are not putting them there. say, ẹ lè wá jẹ́rà bẹ́ẹ̀ bí jùlọ? How can we even get in jẹ́rà bẹ́ẹ̀ bí jùlọ? Orí díẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ láti dìbò. As a result of this, we are going to go. Wọ́n jọba ṣe Ádámù nìyẹn. And that is the father of our father Adam and Ilorin. Wọ́n jọba ṣe Kàmọ́lì nu. That is the father of our Adam and Ilorin. Wọ́n jọba ṣe Abdulsalam nìyẹn Mùtálà Abdulsalam. That is the father of our ṣe Mùtálà Abdulsalam. Wọ́n jọba bàbá wa aláàyá nìyẹn. That is the father of our father aláàyá. Bàbá bàbá wa Ìdásálátì nìyẹn. That is the father

This is ours. Ká gbàgbé àwọn ìyá wa Palestine. We must not forget our brethren in Palestine. Báyìí dáadáa sí wọn. We must be good to them. Àwa dáadé women. Ká ṣe dáadáa. Let's let's appear. Sáwọn ọkọ wa. Sáwọn ọmọ wa. Ká gbọ́dọ̀ sí wọn lẹ́nu. Ká rí àwọn ọmọ wa. Ká mọ́tò ìjà. Take our children and take care of our children. Ọlọ́run ti ràn wá lọ́lẹ́kọ̀ọ́. And now, assisted us in Lagos pray God ti dájọ́ ìjábọ̀ àmọ́ wa. Please God has granted that we can continue to use the judgment end of this world. Ẹ wá ẹ má jẹ́ àjọ ju tira wa. Let's not disgrace ourselves. Nígbà bá ní ẹ máa àwọn yóò lò jábọ̀ jẹ́ kí wọ́n lò. When we have been granted the power to use it, we are not using it ṣe pàtàkì. It is very important. àwọn alágbára ilé ayé. We are calling on the powerful new world. Kí wọ́n dáyé ṣe. The Tó bá yẹ kí UN. Starting from United Àti gbogbo àwọn olórí ìlú ńlá ńlá. all the leaders of great countries. wọ́n ti sọ́ra láti máa pẹ̀lú àtẹ́jú Islam. they must they must desist from abusing Islam. àwọn kankan bẹ mákànnà lọ́dọ̀ àwọn mùsùlùmí. there are some things they are no more area for us in Islam. àwọn kan wọ̀nyí. these things. ọlọ́run bá wa. our Lord Allah. wọ́n kàn ní. are said to be so many years wa. our prophet. wọ́n kàn we must not uh, we must not abuse it. Kùránì wa. our Quran. wọ́n kàn we must not mọ́sálásí wa mọ́kàn ni ìjáàbù dábì wá ń lò mọ́kàn ni ààrin mọ̀kàndà sábì islamiyya lẹ́yìn náà làwọn yàn kàlá kùkù. These areas, these local areas, are what the enemies of leaders are what attackers. Àgàgà àwọn olórí ìlú, àwọn olórí ayé, àwọn olóṣèlú. Particularly uh, politicians and leaders of. Last last year olórí France. Last year it was uh, Macron, the head of France. Lọ́dún yìí ní India. India. It is the leader of India. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ And like that all over the world ọlọ́ba kó ṣàánú wa àwa abẹ́lẹ́ ọ̀gbọ́n léde wa abẹ́lẹ́ ọ̀gbọ́n àwọn ìjọba wa ìjọba ìjọba àpapọ̀ ìjọba àpapọ̀ ìjọba state ìjọba ìbílẹ̀ ọlọ́ba ni mo wọn dúró kí wọ́n ṣàṣeyọrí gbogbo dáńfẹ́ lọ́dọ̀ wọn ọlọ́jú wọn lè ṣe dáńfẹ́ ọ̀pọ̀ àǹfẹ́ ààbò.

káró mi mú ìdá àtẹ́lẹ̀ dọ̀wọ́ ní òjò báyìí lọ. ọlọ́mọ ni fún ọ ṣe o. ربنا لا ذنب قبل هذا ذنب الا غفرته ولا هم الا كشفته ولا قد الا نقصته ولا عيب الا سترته اللهم امين في اوطاننا الله اكبر الله